Unit 9 Tone Practice. Repeat each of these words after you hear it to practice saying it with the correct tone. There'll be a pause after each word to give you the chance to repeat it. Ilé ẹ̀kọ́ jẹ́lósì mi. Ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Gbọ̀ngàn àwọn Júù. ilé olókè mẹ́wàá erékùṣù mọ́ṣáláṣí yunifásitì.